وكذلك لا بد من القدرة إذا أردنا هذا الخروج إن رأينا كفرا بواحا لا بد من القدرة لإزالة هذا المنكر فإذا أردنا إزالة ولي الأمر بوجه من الوجوه وفقدنا القدرة على هذا فإنه لا يحل لنا الخروج عليه بل لا بد لنا أن نصبر لذلك جاء من حديث بالسيد الخدري رضي الله تعالى نرضى قال قال رسول الله صلى الله عليه وسلم من يستعفف تعفه الله ومن يستغني يغنيه الله ومن يصبر يصبره الله وما أوتي عبدا عطاء خيرا وأوسع من الصبر أقول فلما بعد سواء المسلمين أن ترى لكي كرات قريفا النبي صلى الله عليه وسلم أن ترى بعد ما جاك في مبوا الله بان سالكون كي النبي و بان سالكون لاري أتي أموارا لي النبي أتي الصحابة ري كي أوانا قلما توقع بلو النبي صلى الله عليه وسلم يجب الكيامة ẹ̀yìn àmì ẹ̀sìn mo ń fi ọ̀sùn rọ́rà mẹ́ tí bẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́gbọ́ sí mẹ́lẹ̀ tí bẹ̀rù yà ní taqullah ẹjẹ́ akọ̀nù ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tí ọba dẹ́dà sọ fáwọn tọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwà náà bí kakọ̀nù àwọn ń bẹ̀ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ àtẹmí àtẹyìn kọba

kó tó di pé a lọ sí a lọ ní ìjẹjọ o náà ni ọ̀rọ̀ muzaharat ìjáde síjọba ìfẹ̀hónúhàn àgbáwó awá fẹ́ sọ àwọn mafásíbù tó súnmà àwọn aburú tí ń bẹnu kásì mẹ́gbàgbé ń tàn bábọ̀ tààfi àsìbí ọ̀rọ̀ ọlọ́kọláyà ọwọ́ látọ̀dọ̀ ìyàwó sọ́kọ àti ìdébí tọkọ olàmbábọ̀m̀bí yẹn Ànábì wa sallallahu alaihi wasallam ní wọ́wọ́ hadithu ta ti kàlọ a rí wípé olórí wa tí ń darí wa tábà jáde sí májẹ̀mú méjì olani májẹ̀mú àkọ́kọ́ annarọ̀ kúfran wujudu kúfrin bawahin lànà ìndà lọ́yì fi burhanu kárí ìkọtọ̀ lọ́n ikú ònú ẹ̀sìn ọlọ́run látọ̀dọ̀ olórí tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àrí ìkọtọ̀ lọ́n ó dí kèfèrí ní ẹgbọ̀wá mi ó ti ẹ̀parun ti òkírùn mọ́ gbogbo tó ń sọ yìí ẹ̀rí tá a rí ọba dẹ́dà ń bẹ́ o náà ni pé ẹ ń bá ṣe léṣì kìí ṣe musulmá àrílẹ̀ ṣàlàyé àfà pé ń bá ṣe léṣì kìí musulmá ó sì jẹ́ àpé mẹ́ta mẹ́rin nínú ìlú tó ń kálukú tí a ń fúrí ara wọn ilé ìṣẹ́sìn ilé ìṣẹ́sìn ilé ìtọ́rọ àbúrò kíyà bẹ̀ẹ́ ní ẹbá ní wọ́n fún ọlọ́lìdé o ọlọ́dé kíni ìṣẹ̀ṣe wọ́n ní àwọn ẹlẹ́sìn àbáláyé jàmáà mùsùlùmí láwá tẹ́nìkan bá tún pí ẹ̀sìn ní ilẹ̀ sí àbàláyé yàtọ̀ sí islamu ọgbọ̀n o kìí sí ìbú ọgbọ̀n ṣùgbùbùkà táà kálàyé tí a bá níta ni awwalu khaliqin second la ard ẹ̀dá àkọ́kọ́ tó gbórí ilé ọlọ́run ànábì adama ni àrí ọlọ́run fíyàwó rẹ̀ kún tó jẹ́ hawa wọ́n wá ń bímọ wọ́n pọ̀ sí gbogbo àsìkò wọn ìpátá kò sí ẹni tí ń sin nǹkan mí ìjọ ọlọ́run lọ́wọ́ wọ́n ò fi nǹkankan sí ọlọ́run lórílẹ̀ ìjọ náà lọ́wọ́ àyàfi ìpààyàn tó ṣẹlẹ̀ gbogbo ọlọ́run kan ni wá ní bẹ Islam ọlọ́bà kẹsùn ní mẹ́jọ́sí tí tí tí tí tí tẹ́ǹdà ráwọn fi lọ tó ìgbàna bí ìrúwù náà dé nínú ìjọ rẹ̀ bí ìrúwù oníṣẹ́ ìtọ́n ti ti wà láà ẹlẹ́bọ̀ ìdé àìmẹ́yí ọdún ti lọ lórílẹ̀ Ọlọ́run tí èsì 50 years tí èsì 100 years wọn ọmọ tí ń jẹ́bọ lórílẹ̀ Ọlọ́run ju Islam lọ wọ́n mùsùlùmí náà tọ́ ọmọ bá ń sọ pé ẹ̀ sí ẹ̀rí àwọn ẹlẹ́sìn àbáyé láyé yìí kí wọ́n ìsẹ́rẹ́sìn àbáyé tí a wò àwọn ẹlẹ́sìn àbáláyé tí ìsìláàmù ó ní ẹ̀sìn àbáláyé o gbogbo aládélé ayé ìbá ogun ó wáyé nìsìn kéèpé 400 years kéèwọ́ 350 kálàmọ́lẹ̀ kéèwọ́ 300 ọya níjò ọbàtálá ó ṣe wá lè sọkúsọ táwà dáa ipé ẹ̀sìn àbáláyé wọ́n mọ́ sọ ǹkọ́tù ọ̀run ìwọ pásítọ̀ tó ń pe òòsà ẹbọ lẹ́sìn àbáláyé sí ọ̀rọ̀ òye wọ̀ náà mú ogun wá nù báibú bí a ti dákò ogun bẹ́ ogun ẹnìkan bẹ̀ tí ń jọ bàtàláwò ẹnìkan jẹ́ tí ń jọ sọ mùsùlùmí gbogbo ọdún tọ́pọ̀pọ̀ aláyé láàáṣe kèése orin tí mùsùlùmí máa kọ o kèése ta ní orin tí mùsùlùmí máa bá wọn kọ abadan gbogbo nǹkan wa ló létò iná àlọ́ta fi pọ̀ lórí ẹ̀ẹ́sẹ̀ change jùmọ́ àtàwáyì wọ́n kébi ẹ̀fánù kùránì ìdí tá ń lọ wákàtí márùn tán àwàmọ̀ tí gbogbo ẹ̀bá wá lọ́lùbọ̀sẹ̀ lọ́lù tí ìjọba wá jẹ́ gọ́ọ̀nà wá jẹ́ muslim lápẹẹrẹ àbí president wá jẹ́ muslim lápẹẹrẹ wọ́n ni wọ́n yà ọjọ́ kan sílẹ̀ o kó máa olórí mi kéfèé bàwà ìkú òmú ẹ̀sìn ọlọ́run tó fojú hàn láfẹ́ kílẹ̀ yóò tí a ń bá pẹ̀lú gọ́ọ̀nà tó bá sọ pé ẹsẹ ìsẹsẹ òfin lọlidé in tí a fi ń darí ìlú tó jù yùn lọ ìmbẹ̀wò tó tún burú jù bá ń lọ ṣùgbọ́n mi kọ́lọ̀un obì ẹ̀yìn kọ́lọ̀un tó bá fi ọlìdé ìṣẹ̀sílẹ̀ olọ́lọ́wọ́ obìnrin tí ìṣẹ́bẹ̀ democracy ni àwọn leader party ni wọ́n sì kí nìkan kó bà sásọ Islam rẹ̀ yóò kú bẹ́ẹ̀ bọ́bá sì sí láàrin àtọ́lọ́ rẹ̀ ṣùgbọ́n yóò ètí ìdí ta fi gbẹ́gbà jọrí pé tó fi fún àwọn lẹ́sìn àríkọ́ tí a rí lórí kọ́ yìí ojúkó nù ẹ̀sìn Ọlọ́run àárí ìkóònú ẹ̀sìn ọlọ́run tó fojú wọn. a ṣe pé túnmẹ̀ ní pé lẹ́ni tí àjọ ń fi kìtàbù àti súnnà tàà fi ń darí ara wa ẹjọ́ ṣe democracy ní ìyàn tẹ́lẹ̀ tó ní kama farabalẹ̀ gbọ́ àwọn nǹkankan yé tó jẹ́ pé in ọ̀pàtẹ́lẹ̀kú ẹ̀sìn wa ومن لم يكن بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون èèyàn lè mọ́ lò dájọ́ ọlọ́run tí ò ní jẹ́ kéfèrí o èèyàn lè mọ́ lò ìdájọ́ ọlọ́run tí ó jẹ́ kéfèrí o èèyàn sì lè mọ́ lò dájọ́ ọlọ́run tí ò ní jẹ́ kéfèrí tí ó jẹ́ kókì fún ọ̀bádẹ́ rẹ̀ lò mẹ́tẹ̀ẹ̀rẹ̀ wọnú al kí ni ń bẹ lẹ́mí àti ń lò kì ní ìwọ̀ bá sọ̀rọ̀ ọ̀ta sí ti mẹ́lẹ́mẹ̀ pé ah, èwo ni à ah, kí ni problem ní ìyàn pẹ̀lú à ah, bá ní alàmẹ́lẹ̀ gan ṣe lè gbogbo àwọn constitution wa in tí mpe n'iku ní kúfùrù ààrì tí ó fojú wọn ìkú òun tọ́lọ́n pọ́ta tí wọ́n bá ń sọ bá ń pé níbi àti ń ti kọ́kọ́ dàrú láti lẹ̀ oún ti dàrú ìdàjọ́ ọlọ́run ká lónìí wa ṣùgbọ́n kí ni tí ó jẹ́ àti ti gbọ́yé pé ìbínú ọlọ́run máa àtọ́lọ ń kó tí à tó fi sàdẹ̀wò fún ọgbọ̀ ibẹ̀ ala ìzálàtí alhakim agbọ́dọ̀ ní agbára tí ó daju wípé a lè gba ìjọba agbara agbára wọn wà tí ó sì dájú wa annahu la aléìhá ṣarrun akbar minhu gbogbo ọ̀nà tàbà sí tọ̀ yìí in tó ju ń tàn sáà fún lọ ohun ni ó padà ṣẹlẹ̀ hmm. kàmù lọ́wọ́ inkarul munkar mo fẹ́ kọ̀ntí ọ̀dá له ثلاث أربع درجات ìpele mẹ́rin ló náà ní àwọn àfá àpanupọ̀ lórí méjì méjèèjì ẹ̀sìn yọ̀nda wọ́n sì mọ̀ ara wọn lórí ẹyọ kan wọ́n sì panupọ̀ lórí ìjẹ́ àrọ́mù ẹyọ kan kí ni àdájúlúwúlá في إنكار المنكر àyẹ̀zúrùn mo fẹ́ kọ àìdá mo wá rí wípé ọ̀nà tí máa gbá lòí àìdá yóò parẹ́ wáyà lúfàáwú bí ìdáhù ìdàkejì àìdá oní ọ̀padà wà máa exist ọfẹ́ kọ ìdá ilẹ̀ kan wà ládùgbò wọn wọ́n ti ń ta tẹ́tẹ́ mẹ́ ẹ̀tún gbogbo lẹ́yìn ẹ̀bẹ̀ ilẹ̀ àdúgbò sí ju 5 million naira lọ wọ́n ni wọ́n fẹ́ gbà kọ ìdá yóò ẹni tó wá nílẹ̀ kọ wọ́rí wọ́n bá talẹ̀ ohun olè talẹ́zà 8 million naira káìpínà lè ládùgbò owó sí mẹ́wọ́ ti ẹ a ń kọ àìdáì ọwá fi 3 million kún 5 million ọwá ara ọwá ní muslim community ẹmà fi sí mẹ́sàlásì a fẹ́ kọ àìdá ṣùgbọ́n àìdáì nígbàtà bá kọ̀tán ààrì tí ó parẹ́ pátápátá in jẹ́dàkejì àìdá ní ọ̀rọ̀ pé ìran àkọ́kọ́ náà òdè ní ìrìn ẹlẹ́ẹ̀kejì an yẹ kílá alimunkar wa in lam yazul bí jùmùláfihì bá wọn mẹ́sì sàrẹ̀ inú kí ó jẹ́ pín gbà mọ́kù àìdá ìtàn ọgọ́rùn ní tẹ́lẹ̀ 60 lọ́nú ẹ̀ bó ti ẹ̀jẹ̀ kókù 40 ó ti díkù kọ̀lọ́ tó number one sí number two mẹ́ṣìrú àtàn gbogbo ọgbà tó sùn bá lágbára àti ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ti gbé kọ lọ́rùn ọ̀gbọ̀rọ̀ mẹ́sì bẹ́ẹ̀ o family wa náà ni Jẹ̀mílà olàbíkán ìmámẹ́wàá ní àwọn pé àà nìkáwòrá tó fẹ́ sí inú lè ìmájẹ lè náà lọ lẹ́yìn tàwọn èrè lò tó kú báyìí tàwọn ọmọ ọmọ ló kú àà ah, <laughs> àwọn ọ̀fà bí bèèrè àkọ́kọ́ wọ́n láwọn ó pè léré kún kàlùkú ọdẹ̀ mọ̀ntóhùn bákan náà àátùn ní alága àgbò àtàlága àbẹ̀rẹ̀ fìtínà alága àgbò alága àbẹ̀rẹ̀ ara àwọn abúrútà tí ẹ lọ sínú ẹ̀sìn wọn ṣé ẹ wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn ń wò wípé aláṣejù làwọn tí ń kọ̀ wọ́n ń sọ gbangba ní ìsí pé in tó tó ní ẹ̀kú lè bàbá ti yà rẹ ọya gbámú ṣe lè gbámú ní gbangba àtorí ibú mi ìtọ̀jẹ́ wípé orí mímbàrí láwà ṣe kí ìyà ọkọ kọ́pùn ìyàwó ọmọ rẹ̀ ìyá ìyàwó kọ́kọ̀kọ́ rẹ̀ wọ́n tún ti rí yìí sí pé sí kò fẹ́ gbọ́rọ̀ wọ́n ni àwọn tó mú láìkì ẹ̀ àwọn ni tí ó tẹfẹ́ káwọn wá nínú àwọn so láti àtàbà parítẹ́lá àwọn àfótò bẹ̀rẹ̀ o ẹ̀ sì rán mi àwọn àfọ́ náà ìkan sọ́ndọ̀ ni ó nígbà tó sú òun wọ́n ń pèrún òkírùn ó sígbẹ́ ọ̀rẹ́ òun kan ti pẹ́lẹ́kò kó tó wá dípọ́ lọ a ni lábọ́jọ́ ní ẹ̀ àmìláwọ́n àwọn àfáà máa jẹ onírísẹ̀ ẹ̀rù tánà oníkó sínú àpàrú mi wá wọ́ ọmọ tí ò lè dágbé kọ́ máa wọ́bọ̀ ọmọ wá ń wá mìlàbọ̀ nú ẹrù ṣùgbọ́n rọ̀bíkà tó ọbìlìsáti pé ọba mọ́ ẹ̀ẹ́sẹ́ lélẹ́yìn ìntọ́yà wọn ìrọ̀nà ẹbí tí wá ṣe mítí orí ó sì wà mẹ́ lóòdé ó sá jókòó onídádì mami èmi náà lẹ́bí jẹ̀ ní ìlàlẹ́ o àṣìjú mẹ́fà lọ àwọn bọ̀rá mi náà ni sísta wa méjì brana méjì ẹjù mi lọ ká tó wá sọ pé ṣùgbọ́n nínú oríire tẹ́ẹ̀ṣe o lójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ rán mi lọ kí n lọ rí kẹ́kọ̀ọ́ pa tí ọlọ́run fi mọ́ yàyọ̀ pọ̀rọ̀ inna Allaha la yuhibbul farihin ọlọ́run ní fi hàn tọ́lọ́run sórí fún tán tí wọ́n fi yàyọ̀ pọ̀rọ̀ bọ́sọ́ lóòdì dadi mọ́sìkì àdúgbò rẹ̀ ó nídi kúnkún wọ́n sọ pé jẹnẹrétọ̀ wọn ó ti bàjẹ́ adẹgbọ́ náà ni ní jímọ̀ ní láti rí ẹwọ́ tó àfẹ́rẹ́ bẹ́ẹ̀ mọ́mìnrẹ̀ ní ẹ̀hẹ́ àfáàlẹ́ buhari ẹ̀hẹ́ ìwọ́ tún ní o mọ́mí ẹjọ́ sí bá fẹ́ kí jẹ́ mílẹ̀ ọ̀lálùbàríkà tó bá délé kọ mẹ́rìnrẹ̀ tí wọ́n pẹ̀lú olórúbà tí wọ́n gbọ̀kọ́ sẹ́ẹ̀lẹ́ fún lọ́mọ wọ́n náà lè fún lọ́mọ hmm, rẹ̀ mọ̀ ẹ́bọ̀n náà wa sẹ́ẹ̀rí alága àdú alága àbẹ̀rẹ̀ ẹyọkú àwọn náà gbọ́ káyà alágàbí ọ̀rẹ́ àwọn èèyàn ó mutí pẹ̀lú gbónà pé káwọn èèyàn mutí àwọn ó sì ní ẹ̀kò ní mutí olélèrè náà ẹyọkú wọn ni télèrè bá wá ń kọta ah, àjò mọ́mí ẹ̀ẹ́jù àtọ́wọ̀n fẹ́ báyìí ṣe báwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi sáré wá àpìyàn ah, fẹ́sì rẹ̀ yùn wọ́n kà tí ọ ni wọ́n wà wọ́n wà àmì sí ìsìgbí ẹgbẹ́ mẹ́jọ nígbàtàwọn ẹlẹ́gbẹ́ yìí wà dé orísìírísìí stein ní àrán àwọn kaskẹ́tì wọ́n débí wọ́n wọ jọmpàsì àwọn kasokoto wọ́n sáwọ̀gbọ́ ẹ̀báhùn nígbàtàwà gbogbo abúrútọ́sẹlẹ̀ níbi wàlímà nẹ́ká jẹ̀mílà ọjẹ́ 100 ṣùgbọ́n gbogbo ìní ń pìpì àfún ìntẹ́ni ìti sọ ó ti kó 60 kú mẹ́ afẹ́ka kọ àìdáhùn ó ti yàn sí mi pẹ́ ìdájúmọ̀ fẹ́ kọ́ ìpín lérí kọ̀dán mẹ́dàgbò ẹ̀nà ẹnìkanlọ́kà dìde láyéláyé nígbàtọ̀lọ́wọ̀ yàmùnbá ojú ayé wọn ìwọ̀lọ́ ayé ayé ẹ̀yàn ètò rẹ̀ ẹjẹ́ lọ́tẹ́ ẹjẹ́ kìtẹ́ kọkọ sásùn ìyàn lọ́wọ́ bínú sí pé o ní bá wọn wẹ̀kù o ní kírù sókùlá ohun tó níbi tí wọ́n sì ń lọ́wọ́ bí tó bá jẹ́ wípé ẹ̀ ní option

àti ẹn yàrí pé àwọn ọpàá wọn ìmí ọmọ sọ fún yí pé ọdá ààjú mẹ́jọ lọ ẹjá wá alápàtà tọ̀bá gúdù kó kún màmá èyí tó bá kèrò ní ilé ní ó sì ánsí ìwọ tó lè rí díẹ̀ ìgbà kó ń bẹ mọ́kọ̀ mọ́bìnú ẹ̀sìn ó gbé ní alọ́rùn 3 million tó lé lórí 5 million ọlọ́wọ́ dápàdà láì mẹ́yọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì 60 tó rí gbà kó nínú àbúrú kò sì ní sínú orí ibú tí ó sì jẹ́mílá lọ lé ọkọ òdí méjì ìdájọ́ méjèèjì kankaná jọ ni wọ́n ṣeríán àdúrótẹ́tù

àwọn àfáàfà ẹlẹ́ẹ̀kẹta yìí mara wọn lọ́wọ́ ṣùgbọ́n àjọ́kà nǹkan náà lápapọ̀ tẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹrin o náà ni káfẹ́ kwa burú ayyà hú tàbáwà kwa burú ìtẹ́ in tí ó gbẹ̀yìn rẹ̀ nínú in tó fẹ́ kọ̀lọ́ ẹ̀sìn ní àrọ́mù ní kíyàn ọ̀rọ̀ lúwẹ́ ọkàkùn àbáìsì bí mẹ́jọ wọ́n dẹ̀ lọ ra petrol 20,000 wọ́n wá ń rọ́ tí ó ra pure water wọ́n sì rí 50 bá ń yọ pẹ́rẹ́ náà àwọn ma sọ chọ́ọ̀chì káàkiri gbogbo tó ìkírò ọ̀dẹ́rùn ilé kúfrú ńgbàtẹ́yìn mẹ́jọ tẹ́ balẹ̀ lójúkọ ẹ̀sùn church kí ló gbé débẹ̀ wọ́n àwọn òdùn wọ́n bá ti church báyìí máa ń bàjẹ́ ìjọba wá ń bẹ́ẹ̀lẹ̀ rọ́rọ̀ ní àwọn ará wọn wọ́n pa àmẹ́jẹ̀ ẹjọ́ wọ́n wá gé kìrì ẹran wọ́n fẹ́ kọ àbúrú ṣùgbẹ́ sí ọ̀sọ́ bá ń fún wa in tó ju àbúrú lọ ìlàbúrú tó wá fi ilẹ̀ fún apadà èyí àbúrú wọn oríkọ̀ èyí tó tó wá jù mẹ́ lẹ́mí wọn wọ́n rán wa ó ń kàrùkú lọ lẹ́nu àlá rẹ̀ kábọ́ ogun mẹ́rẹ̀ rí àwọn mímọ̀ ní inú rẹ̀ láti máa rìn tàà bá rí pé ìbàjẹ́ wà àwọn ní ìlú tàà wà yìí ṣe bí wòkúnlẹ̀ ló ṣẹ̀ríà ìlú kèfèrí ni kìí ṣe ìlú kèfèrí o yanyan Amẹ́ríkà kìí kọ́ntù kèfèrí yanyan torí ìkíni a ní kọ́ ìdànú ẹ̀sìn gbogbo olù tí wọ́n bá ti ń pèrún tí wọ́n sì ń kírun bẹ̀ kìí sí dárùn lùkú fún ìmọ̀ ìbá jẹ́ ibì kan báyìí se mọ́sọ náà tó bá lọ́wọ́ ah, ẹ̀sì sùúrù ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ pé sí ń pèrún àbí wọn pèrún kẹ́ tó jálù wọn òun dẹ̀ ní mistake táwọn èèyàn wá ṣe pẹ̀lú àwọn kọmù demand radiyallahu ta'ala demand wọ́n sọ́sọ́ sọ́nà sọ́sọ́lám ọgbà islamu

kí láwà á ṣe àmì bá gbé alìdìde ọyọ wà lọ ní wọn gbogbo wọn tí wọ́n pa káyé wọn a máa san ọgọ́rùn ràkúnmí lórí ọkùnrin kọ̀ọ̀kan àádọ́ta lórí obìnrin kọ̀ọ̀kan wọ́n sá san san san ọyá ilé tí wọ́n ti súnná ẹ̀tún kọ padà ń bọ̀ wá pẹ́ àmì wà ní alì ṣé wọn ọ̀sọ̀ nǹkankan wọn kọ̀m̀plé kòròbá tí ajá àwọn máa fi jẹ wọ́n ti fọ́ ohun òsìrí má ànàbí ni a sàn náà <laughs> sallallahu alaihi wasallam ẹ̀kùn aṣẹwàájọ ànàbí ní o aṣẹwàálẹ́jọ́ ọmọlẹ́yìn oúnjẹ́ ǹdùkú àwambọ̀ wàhálì náà al-khuruj ala ọ̀rìdọ́ bí fiskin sí tẹ́sì wọ́n bá ń sọ pé ẹmẹ́jáde sáwọn olórí hàn sí ẹni tí ń sọ ní wípé mo fẹ́ kí bá jẹ ọmọ aráyè jókòó máa jọba àwa gan sì yọ̀nú síbẹ̀ sí ẹni tí ń sọnù láà ǹkọ́ o kí ni tí ń ṣẹlẹ̀ wọ́n ni hadha min alá inkari mama'in ní eléyìí ilẹ̀kùn kẹtẹ́sì sí fún wa ni wípé tí aburú méjì bá ń ṣẹlẹ̀ ìlú ọ̀rọ̀gbọ́ kájáde náà in tó lè tẹ̀yìn ẹ̀yọ́ lágbára awá gbèwò síra wọn awá rí pé ìkánjù kan lọ mélòó mélòó bí ẹ ti sírú lẹ̀kùn tó jẹ́ pé ìbí jẹmọ́ àwọn èèyàn ọmọ kí wọ́n wá jáyàn lógún láti ta wallahi kò tó gun abẹ́lé ẹ̀rí jẹmọ́ ní Amẹ́ríkà fẹ́ bábì kanjá wọ́n wà wá bẹ́ẹ̀sì tó sí ibẹ̀ sógun abẹ́lé ní ibi bẹ́ẹ̀sì gẹ́gẹ́ ẹ̀sìn ní àbúrí ẹ̀sìn ní ẹjọ̀wó èwo ló fúyẹ́ jùnú méjèèjì ẹwà tọ orí ẹ̀ kọjá ikú rẹ̀ ẹlẹ́dẹ̀rẹ̀ ebi sì ti pọ́ débi pé àtọ́ọ̀bẹ̀ ẹjẹ́lẹ́dẹ̀rẹ̀ òókù ọlọ́ni faman turra ghayra bagin wala adin ẹni ní débi pé kèése pé ń tó látinú kò sí plan wípé ń gbà bá rìn dìnà tí bí pàmí tí ò sí nǹkan máa kì ní ọdá láìlì fún mi àwọn mímọ̀ tó wá ní tí èyàn bá wà ní situation yẹn sí àzíìmà ní kọ́ jẹ nǹkan yẹn ni àbí rúksọ àzíìmà ní pé ọgbọ̀dọ̀ mẹ́jẹ tó ọ̀bẹ́ jẹ́ ọ̀bẹ́ ikú orí bínú ọlọ́run àbí rúksọ ni ọlọ́run kan wò pé tí mọ́rin rẹ̀ bá dẹ̀ gbé o bó kú tó ọwọ́sọ́dọ̀ Hmm. ẹmọ ìwọ̀n mọ̀nú ẹ̀sẹ̀ wa tàbùrú bá dé tó wá ju èntà aláfẹ́ ẹ̀kọ́ tàbùrú fìdé ìlọ ẹ̀sìn wo sì rúlẹ̀ fún ilé ìhò in tó jú àwọn èèyàn kan lórí ìjáde síjọba pẹ̀lú Biafra àwọn tó sejú wọn sọ́dìsì taa bá sì wo ràbàràbà rẹ̀ ọ̀tẹ̀ nàìjíríà dùn ẹwà jẹ́ amín tó súnmọ́ wa mọ́ lọ sí Ghana lọ́dọ́ kan ẹ̀rọ́lá náà pẹ̀lú mi àbúzẹ̀ ìkọlọ́bà ń gbàbọ̀ rẹ̀ àjọlọ ni àbúnàbílà àjọlọ àwọn adínú àti ogun abẹ́lé àti wà láàkín kàjọba bàbá nǹkan bù ẹ̀kún ni àgbàlagbà bàbá wọn ní ah, àfá ọ̀rọ̀ gidi lẹ́ńsọ̀ ah, àà wọ́n mọ́jì àrógún mọ́jì àríwà láà ó ló sí òun ni ọmọ mẹ́fà ló ń kó jáde nínú Abidjan kún òkun àgbàgbó àbọ̀dá málì àkó tí ẹ̀rí gbogbo ọ̀n ti mú gbogbo ọ̀nà tó gò mọ́nà gánà àwọn ti gbogbo ah! ọ̀nà sánlọ́pọ̀ nínú gbó nínú gbó ìyàwó òun sì ń gbọmọ kékeré kan lọ bí ọmọ oṣù mẹ́fà àwọn sásàpamọ́ ah! ah! sí ka wọn òun fi jù tí wọ́n bá sí ègbóhùn gbogbo àwọn ọpa ó ní bọ̀ ìyá tí jìnìjìnì mú tó pé ah kìí ti súnmọ̀ àwọn owó àwọn orí ọ̀rá wọn òǹkẹ́ gbọmọ pa ọmọ àwọn ní kìí sọmọ lọ́mọ o títí tọ́mọ fi lè mọ́ lọ òun wá fi ẹ̀mí ọmọ yí àwọn èèyàn yòókù àfà di sí òun ni píkọ̀ yẹn máa ń wá sínú ọpọlọ òun tó bá ti wá ohun èdè èèyàn mọ̀ àwàmọ̀ jẹmọ́ àkílà fẹ́ bóòrè sí ìjọba sí ṣe bí wọ́n ń ka àwọn tí a ń jíwò olú èrí ń kà sí alétí kí ó tẹ́ ẹ̀gbálẹ̀ tí ẹ àti ìdébí ìdájọ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n bá pa o sọ́jà ni o ọlọ́pàá ni o ní ìpótẹ́sì ẹ̀ẹ́tùlọ́kà àpọ̀lú yẹn ẹni tó ṣẹ́pẹ̀ ìjọba kú fúrú táàrán gbogbo tó wí inú ẹ̀sùn wọn ti rí àmá pè ní ìsìláàmù olórí àwọn nápọ̀ tí wọ́n yọ ẹ̀ mẹ́sẹ̀tì rẹ̀ o ẹlọ́ọ̀bá ń lé bó ti ẹ̀jẹ̀ pé yìí ọ̀nà ìjọba náà ni ó yẹjú ẹ̀ wọ́n ṣe lọ́lọ́bọ̀ yóò wọ́n ṣẹ́bọ̀ yóò jẹmọ́ kí ó dáwà mùsùlùmí táwà ń wùwà bí ẹni wípé a níbi táǹtọ̀ bó ti àfẹ́ẹ̀sìn ló bóóde tó fẹ́ kú akólè yá nẹ́bì ti fi ìsìláàmù ìbọ̀ọ̀sẹ̀ ìbọ̀ọ̀sẹ̀ oúnkàlùkú oúnkàlùkú ti kìbọ̀ ní òṣèlú ní gbogbo tó wá fẹ́ tẹ̀rẹ̀ kọsẹ̀lẹ̀ ní ẹbí mi sàárẹ́ pé man rabbuk inú PDP wọ́n mẹ́ kiblatuka inú APC àwọn èèyàn fẹ́lú àwọn sọ́rọ̀ kìí sọ́rọ̀ pé kìí sọ́rọ̀ pé nǹkan hun o ń bọ́rọ̀ àtọ́lọ̀rọ̀ wá pé pdp ní ọlọ́run mi gbogbo sáyé ni mo ti tà fún ó sì ń dùn lẹ́nu ẹ̀ sẹ́rùn pé àwa ti rí rírí ọ̀pọ̀ èèyàn gbà mí a máa mórí ẹlòmí yìí sódì ẹjí ó kùkú wà rẹ̀ náà sáré kó tó sọ léyàn àwọn tó ní abóòdè àwọn dà la fẹ́ mú òdè sí wọ́n ní kúfùrù ní ṣe ó wọ́n òdè ní ṣe gbogbo wọn àwọn gbogbo ọkọ́nà àwọn kan súnmọ́ táyẹ̀ fẹ́ gbẹ̀rẹ̀ jẹ́ olóṣèlú wọ́n jíwọ́ wọ́n ṣe gẹ́gà ànàbí ni ẹ̀rì àtàrọ̀ ìfẹ̀tọ́ ẹni dúnni àrùbí kìrìká wà sí ká jáde sí alaykum haddu lahum haqqalladhi alaykum in tí wọ́n bá bí nínú ẹ̀tọ̀ ẹ̀yìn ẹ̀sán wàsánù lọ́wà alẹ́rì ìlẹ́kùn èyí tó bá jẹ́tọ̀ tí ẹ̀yìn ẹbí ọlọ́run àwọn àfẹ́ẹ̀sì tipẹ́tipẹ́ bí wọ́n ṣe máa dún dí ọ̀rọ̀ mọ́ jẹ́mọ́ sí Nàìjíríà ti change padà dọ́là ti wálẹ̀ gbogbo àti wọ́n bá ọwọ́ òórùn ìrẹ̀kẹ́gbọ́ ẹmẹ́jáde àjáde ẹ̀rákùn inú ilé ìtàní ẹ̀ ti ń sọmọ́nìsì inú fámílì àwọn oní ẹ̀ ti dín wọ́n ni a Mr. President náà àfi káyà ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn wọ́n òróorun sùn láti gbà táwọn èèyàn tọkún àfẹ́ sí protest yíó kọ́dà wọn ọ̀jẹun ìgẹ̀gẹ̀ wọ́n mọ̀ pé èèyàn kú jẹ́ mẹ́rin sáwọn èèyàn mẹ́ tí ń pè ìjọba ni tó bá jẹ́ nínú ẹ̀sìn ìwájú tó bá jẹ́ wípé alágbára kan láti gbàjọba ìjọba náà wá pàdé pẹ̀lẹ̀gbára wọn a wá lọ rẹ̀ sọ agbára wọn àtàì àwárí pé àà ah! <laughs> tàà bá jẹ́ 1 million lọ sọ́dọ̀ wọn tọ́lọ ń bá ti ẹ̀kọ́ pé a rí nǹkan ìgbà 900 <laughs> ni ó kù ní wa o ẹ̀sìnlẹ̀ ẹ̀gbọ́dọ̀ kò ríbọ̀ ẹwà jẹ́ àpàdà sínú àdísàfíṣẹ́gìlì kúdìrí ó ṣọ́lọ́ ni man yasta'fif gbogbo ẹni tọ́lọ́m bá ń fi nǹkan kan dánwò lọ́wọ́ kò rówó fẹ́yàwó yẹ̀stẹ́àfì kò torí ẹ̀mọ́ zina yóò ìfàwòlọ́ tó bá ti jẹ́ kó dúró fọ́lọ́n ọ̀nà tí ìbú ọwọ́ gbà rọrùn fún ọlọ́run ọláàán man yẹ̀stẹ́àfì ẹni ọba ni kẹsọ́kàrà rẹ̀ pẹ̀lú ọlọ́run ti fúnlẹ̀ mọ́

ọwà lọ ríṣẹ́ 250,000 in wá ń sẹ́sẹ̀ ní ẹni tọ́ dàbí ẹni pé ń gba 25 million gbogbo àdẹ̀wọ̀n ọlọ́sì tilẹ̀ fún ẹ̀ tí wọ́n ni ìgbìyàn ìlà albarika ní albarika lọ́wọ́n fi sí jẹmáà nínú àtọ́ kan wọ́n sọ pé àà ilé àsírí ẹ̀bọ́ olówó ni tọ́lọ bá fẹ́ fi ààrẹ túnìyà lásìrí èèyàn olè mú ọ̀sẹ̀ kan jẹ tí wọ́n èèmọ̀ bá ní àlájì tó wáyé pé ẹ̀fẹ́ ẹ̀bà fẹ́ ẹ̀ṣpáyà wèrèwèrè ẹ máa gbàbẹ́rẹ́ kan ní 30-30 minutes tẹ́lẹ̀ ṣáájú kófìdì yẹn ó sì wọ́n bí 3 million ní but ní ìsìn ọ́rọ̀ yìí pé China náà gbà tó ń kàrùn ti ní challenges wọ́n ti dá sí kìíní yẹn eh, World Bank náà ti gbówó láti fi easy ẹ̀ so wọ́n wá ń tà ní 2.5 minutes ẹ̀ẹ́dẹ̀ máa gbà ní 45-45 minutes 2.5 2.5 but kí ní yẹ tí ìwọ́ra jù ẹ́kà gbà fún 7 years léré èyí tó kéré nínú àdẹ̀wò ní tó jù ọmọdé lọ́dọ̀ ọlọ́run wọ́n mẹ́rin yẹ́sbìr ẹ ń bá lè fi sùúrù pàdé bọ́lọ̀ ń ṣe ṣe yùsọ̀bírùrù lọ́ọ̀ ọlọ́n náà máa kó ń sùúrù lọ́wọ́ o ibi àmọ́nù bá kú se ń wí iná na kan bọ́ alíkẹ̀ àmá wọ́n ti bọ́m̀bẹ̀ ti àrùn kásàrì dáadáa ìmú ẹ̀sìn tó fẹ́ gbà máa lọ́yẹ̀ o wọ́n wá ń parọ́ ní sẹ́rí agbọ́lidé ìsẹ̀ṣe ìgbàtíjọba tó dá sí ní ẹ lọ wu ẹkún táwọn àgbẹ̀ ń sọ́nú oko ní ìgbúrù ẹkún bẹ́ẹ̀rì ní ẹkún gidi tí àgbàdo ti jóná lọ jama'a ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn wa ẹ̀sìn ìrọ̀rùn ni o èyí tọ́lọ̀ ńlá máa kú tí a bá sì ti gbogbo ẹ̀ náà kìí ṣe ìjọba lọ́bẹ̀rẹ̀ wà láàwọ̀ wà láàrá wa o awó ò ṣe wà mẹ́rin tó lè bẹ̀lọ́n tọ́lọ̀ wọn gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa 5 to 6 iní a máa lónà lé wọn torí a fi wáyà àkọ́ra wọn ni oná lò ti ẹlọ́nu bí ó jẹ́ ìrìnlẹ̀ pé ṣe ní ìwé ọkọ̀ ìwé ọkọ̀ ìgbàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹmáà ìjà wà gan dúó dé fọba dẹ́dà àwọn mẹ́rin ẹ ní dá ayé wa ìpadà bí ayé ànábì ọlọ́run ìgbàdọ̀ wọn àbùsí tún bẹ̀m̀bẹ̀ tún torí pé sẹ́rù yílẹ̀ ń gbáyé ohun sẹ́yìn sáwọn àti ànábì sí díẹ̀ sí ríre ẹwọ́n tó tún sọ́rọ̀ sọ pé oúnjẹ yẹ̀ méjì ọmọ tó yẹ̀ mẹ́ta gbogbo àwọn tí ẹ ń jíwo yí ìkó ó sì wà nísìnmí o ọmọ àdánwò ní fún àwọn gan aláàrẹ̀ ní ẹ ṣe kí ọ̀kọ̀ ti káṣọ ọrùn kó sì bóde kọmọ rìn lọ́rin bọ̀ láti wáwọ̀ ìpé báyá ń gbádùn ayé <laughs> wà ọba dẹ́dà ké yúmú ìlú ni wálà yùmílù ó lè lọ́yàn la kò lè filẹ̀ ọlọ́run sí ajẹ́jẹ́ o bí ìdìn láì tààlá a mọ̀ tẹ̀síwájú ní kútùbátì bọ̀ in kana fil umri baqiyya ọba dada jákù ojú in tọ́n rọ̀fà ìkẹni ojú ọjẹ́ o ma fi yàn mú wa o dáwà padà sí bí tí ẹ tí yọnú káwà náà lè lẹ́tọ̀ ìntọ́ ọ̀sàdéhùn ìlú ìmẹ́jì ọ̀dárù gbogbo bá ṣe sí tẹ́ ìyọnu sí àmọ́sàlà ní ìrànwọ́ fi alọ́kànbalẹ̀ o mẹ́jì àrípayà o gbogbo àwátá ajẹ́ gbèsè bá wa sán o mẹ́jì àgbé wọ sàárẹ́ o gbogbo ẹn tí ó jẹ náà ọlọ́n mẹ́jì sú ò fún wọn lẹ́pàṣẹ o bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah rabbil alamin wa salatu llahi wa salamu ala ashrafil mursalin nabiyyina muhammad allahumma rabbana salli wa sallim wa barik alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd fa ya ibadallah أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام قد جعلنا الله سبحانه وتعالى من أمة أفضل نبي رسله محمد صلى الله عليه وسلم وهذا الرسول ما هو عن الغيب بضنين ولا بضنين قد بلغ رسالة ربه وعد الأمانة ونصى لأمة حتى تركنا على محجة بيضاء نقية لذلك حذرنا كل الحذر عن الخروج على الحكام لا ولاة الأمر بما يسبب الفوضى ففي هذا الدين لا يرفع شر بأشر منه ليس هذا في هذا الدين أمة الإسلام ما رأى من أميره شيئا ينكره فليسبر فإن رسول الله صلى الله عليه وسلم ما جوز لنا الخروج عليهم إلا بشرطين فالشرط الأول وجود كفر بواح لنا عند الله فيه برهان والثاني القدرة على إزالتهم بما لا يترتب عليه شر أكبر وأكثر منه لذلك قرر آل العلم أربع درجات للمنكر فالدرجة الأولى أن يزول المنكر ويخلفه ضده الدرجة الثانية أن يزول وإن لم أن يقل وإن لم يزل بجملته أن يقل المنكر وإن لم يزل بجملته فهاتان الدرجتان مشروعتان في الإسلام والثالثة أن يتساويا فهذا موضوع استهابنا للعلم والثالثة أن يخلفه شر أكبر وأكثر منه فهذا محرم في هذا الدين الغراء لذلك استحفنا رسول الله صلى الله عليه وسلم على الصبر لما سئل أفلا ننابذهم بالسيد قال لا ما صلوا بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فينا من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى صلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم حذرنا عن الخروج عن ولاة الأمر وأرشدنا إلى الصبر وهذا جاء من حديث أبي سبيل الخدري رضي الله تعالى رضاه أن صلى الله عليه وسلم قال من يستعفف يعفه الله ومن يستغني يبنيه الله ومن يصبر يصبره الله وما أعطي عبد عطاء خيرا وأوسع من الصبر أمة الإسلام فإن هذا الدين دين سلاما دين سلام ودين لطف وخير لذلك إذا رأينا من ولاة أمورنا أمورا منكرا لا بد من مناسحتهم ولا بد من إرشادهم على وجه يليق بأمثالهم على وجه لا يسبب الفوضى فإن هذا الدين دين السلام هذا الدين دين الرفق لذلك جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أرضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم والحديث مخرج في الصحيح من مسلم إن الله رفيق يحب الرفق ويعطي على الرفق ما لا يعطي على الأنف رضي الله تعالى عنها وأرضاها فنسأل الله الذي لا إله إلا هو أن يوفق ولاة أمورنا وأن يثبت أقدامنا يوم تزلزل أقدام وأن يجعلنا من عباده المتقين وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا وكن لنا ولا تكن علينا اللهم ربنا لا تحرمنا خير ما عندك وشر ما عندنا ربنا تب علينا وتب على التائبين ربنا أحسن عقبتنا في المر كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله وألموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بأمه